Unit 9, Exercise A, Describing People. Listen again to Dialogue 1 and then try to describe Kimberly's father. I'll prompt you in Yoruba. Try to give full sentences in your description. You'll hear the correct answer after a pause. Describe his height. Baba Kimberly ga, ga tó ẹsẹ̀ bàtà mẹ́fà àti si méjì. Describe his complexion. Wọ́n dúdú. Describe his hair. Wọ́n nínú dúdú. Describe his eyes. Ẹ̀yìn ojú wọn dúdú. Describe his beard. Wọ́n ní Describe his stature. wọn kò sanra wọn kò sì tínrín wọ́n mọ níwọ̀n. Describe his attitude. Wọ́n jẹ́ onírẹ̀lẹ̀ ènìyàn, wọn kò fẹ́ràn wàhálà rárá. Describe his likes. Wọ́n fẹ́ràn eré ìdárayá oríṣiríṣi, wọ́n sì tún fẹ́ràn láti ka ìwé ìròyìn, ìwé ìtàn àti ìwé nípa ìṣèlú bí ó tilẹ̀ jẹ́ pé wọn kò fẹ́ràn láti jẹ́ òṣèlú.